رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله يوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله بنيا حميدا أمة الإسلام كان رسول الله صلى الله عليه وسلم بلغ رسالة ربه كما أمر الله سبحانه وتعالى ونصى أمته حتى تركهم على حجة بيضاء نقية صلوات ربي وسلام عليه لا يزيد عنها أحد بعده إلا من كان من آل الحي أمتنا علمنا رسول الله صلى الله عليه وسلم أحكام العيدين عيد الفطر وعيد الأضحى وقد جاء من حديث أسر مالك لما دخل رسول الله صلى الله عليه وسلم وقدم المدينة وجد أهلها قد اختاروا يومين كانوا يلعبون فيهما سألوا من هذا فقالوا هما يومان نلعب فيما في الجاهلية ثم بين لهم رسول الله صلى الله عليه وسلم أحكام دينهم أن الله سبحانه وتعالى قب أبدلهم بهما بخير منهما عيد الفطر, عيد الفطر وعيد الأضحى أمة الإسلام قبل ذا كان رسول الله صلى الله عليه وسلم يأمر أمته بإخراج زكاة الفطر إذا غربت الشمس من يوم العيد خصوصا قبل ذهاب الناس إلى المصلى ليوم للعيد جاء هذا مصرحا في السنن جاء هذا مصرحا في الصحيح عند البخاري وعند مسلم حديث ابن بن عمر رضي الله تعالى عنهما وارضاهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على الذكر والأنثى والحر والعبد والصغير والكبير من المسلمين وجاء كذلك مبينا وجاء كذلك مبينا في الصحيح في السنن عند أبي داود بسند الصحيح من حديث ابن عباس رضي الله تعالى عنه وضعهما أن رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر تهرة للصائم من اللغو والرفث وتعمة للمساكين من أداء قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداء بعد الصلاة فهي صدقة من الصدقات أقول لكم بردة في سؤال المسلمين أن ترى لكي كلا الجنفان النبي صلى الله عليه وسلم إن بردة راتبة من جك يكون بوا ألو بردة لكم كيان النبي وباني سالكم لاري أتيا وارا لأن النبي أتنى الصحابة لي دكم توبان سامتوك pẹ̀lú annabi níjọ̀gbẹ̀ alkiyama bàbá ti yawa mọ́yọ̀ wọn lẹ́nu kẹwò bọ́rọ̀dà ní kàṣẹ rẹ̀ àwọn yawa àwọn afáwa àwọn makíwa àwọn ọ̀rẹ́ àwọn annáwa dákùn kẹwò gbọ́ papọ̀ bọ́rọ̀dà ní kàṣẹ rẹ̀ àwọn dúpẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà tó jẹ́ wípé ní àná o náà ni a ń ga àwọn owó wípé jímà ta kí ni o èyí tí ń bọ̀ báyìí inú Ramadan ni ọjẹ́ o ànílá eléyìí tá ń kí lọ́yìí lémi ìrún Ramadan yìí pé 30 ni o àbí ó dìkà ni o ṣàwálì ni eh, jùmọ́ ti bọ́ ọjẹ́ tí Ramadan yìí bá di ẹyọ kan àásọ̀dún tọ́sí ṣàwálì ni tọ́ bá jẹ́ wípé kò dì tó pé ìparí Ramadan náà ni tọ́sí ọjẹ́ ṣàwálì wà ní jùmọ́ àjọ mẹ́jọ ọjẹ́ táwẹ̀ bá pé àtìkíní o àtìkéjì o Ramadan tọ̀ kẹ́yìn ní jùmọ́ àtọ̀kẹ́ inú Ramadan tọdún iná ìlàfẹ́ kí ọba dẹ́dàdákùn ìkan náà lè yíó kí tí wọ́n sọ pé tó kí kan rí wọ́n ti ìdí ọjẹ́ ìtàkì kan rẹ̀ mẹ́sà wa jẹmọ́ àkú oríire tó ga gbogbo ẹn bá ń sẹ́sì ìbọ́lọ̀ sí fi ránì nábì olówó sì máa wò bí ẹn polówó jù lọ ẹni ọlọ́láàfíà ọmọ wò pọ́lọ́láàfíà yóò máa rí ẹn tí ń sẹ́sì bọ́lọ̀ sí fi rán nàbí tí bá ń ṣe bẹ́ẹ̀ o yóò máa rí ẹn tí bẹ́dùn wọ́n máa rí pé eléyìí inú ẹ̀ dojú náà lọ kò sì sí nǹkankan ju òótọ́ àti ìsinmi ilé ayé wàlá ibi ẹ̀sìn lọ́lọ́ fi ibi ẹ̀sìn kódà tí a bá bẹ̀yàn lórí dáadáa nígbà mí èyàn tó máa gbà torí pọ́mọ̀ pé orí nǹkan gbà níbẹ̀ àwọn wá kú oríire táa jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn ànábí ìgbẹ̀yìn tọ́lọ ń gbé tó ti jọ tán pátápátá nínú ẹ̀sìn ló gbé àtòògùn tẹ̀lómi ló tọ̀ bá délé tó afẹ́ ṣe bí wọ́n ṣe ní kó ṣe ẹ̀yìnà ẹ̀rọ báyìí ṣùgbọ́n wọn èyí má làntáìmù nítorí pé àtòbí àtọkùnrin ni wọ́n jọ ń jò lọ ẹ̀ẹ̀lẹ́ bábàkúbà nínú islami bẹ́ẹ̀ bá rẹ̀ tí wọ́n kú ọ̀ládùgbò tí a ń bẹ́ pè mùsùlùmí ẹ̀yin náà mọ̀ pé aláfòó sallallahu alaihi wasallam ìlà fi ń pariwo pé ẹ̀sìn tọ́lọ̀ ń fira nábì ìgangan ni ẹ̀sìn o tí è bá wá ṣe wípé nǹkan ti dàrú kéèyàn ma ṣe tọ́píkì ní islamu wípé kí ni súnà kí ni islamu ah, ah. èyí ó ti mọ̀ pé irú àwùjọ tí ń ràn ní ṣùgbọ́n ó ní ẹkún lọ́bákun wá ọ̀rọ̀ yóò sì dọ̀rọ̀ ọjọ́ wájú jama'a ànábì jíṣẹ́ pé o a tún ti wà ní ọwọ́ ọgbẹ̀yìn Ramadan awá lélẹ̀ ní júmọ́ àtàkì kẹ́yìn a lọ rí dìbá kató pé a fẹ́ kí júmọ́ àmì tàbí kọ́ jẹ́ júmọ́ àmì gẹ̀lá fi ṣe èyí a jẹ́ pé kí ni àwọn àdájọ́ tó ní bá ṣe pẹ̀lú gbẹ̀yìn abúlábìnà umar ó ní ó ń ṣe ọlọ́run fọ́rọ̀dọ̀ sàṣálám anẹ́bì ṣe lọ́ranyà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run torí agbìyànjú àti máa e, kágbìyànjú àti máa sàsọyé nìsìn ẹgbà fẹ́ bá ní sọ̀rọ̀ lọ́nà sí kọjọ́ ọkọ mọ́ rojú o kápẹ́ márùn lọ fẹ́ sọ kọ́sá sàsọyé kọfà wà lẹ́fọ̀ lọ àgbòyé ó ní fọ́rọ̀dọ̀ sàṣálám bóòrùn sí fẹ́ annabi sọpọ́ran yà ní bọ́lọ̀ ń ṣe ní ọ̀sọ̀ fún wa kí ni nǹkan náà káyọ zakatu lè fitiri zakatu lè fitiri kí wá la fẹ́ yọ sọ́ọ̀án min tamurin sọ́ọ̀wù kan àbọ̀ mi fi jẹ́ sọ́ọ̀wù kan àwùsọ́ àmì ṣe'ir àbí sọ́ọ̀wù kan níbi àgbàdo ọ̀rọ̀ yẹ̀wà ní alàdẹ́kàrí wàlẹ̀ ọ̀rọ̀ ìlọ́rùn ọkùnrin ọ̀nà obìnrin wàhálà lẹ́àbùdí wàhálà lẹ́húrí wà lẹ́àbùdí ọ̀rìn lórí ọmọlúwàdì èyàn bá jẹ̀rú ọ̀rìn yà ní kọ́dá wà àlàsọ́gìrì wà kẹrìyà ọmọ ekere yà jẹ́ ni o agbábalẹ̀ yà jẹ́ ni o minali musulmi tó bá ti jẹ́ musulmi musulmi ìgbáyà jọ́ọ̀nù ti bẹ̀lẹ́gbẹ̀lẹ́ oná mọ́ ìní sọ ìsìlámì bí i kìrìsìtẹ́nì sì gbìyànjú tó ká mọ́ mọ́ nǹkan kan mọ́ tí ń jẹ́ ìsìlámù gbogbo tí ń rò pé à ń lè fi sọ pé ẹwà wo ẹ̀sìn wá wa fẹ́ kóóta o tí ìsìlámù bá ti dé yóò sì máa kó rínú tíjò lẹ gbọ́ pé àwẹ̀ wọn rí jàmá tẹ́yàn bá bóòdè nínú àwẹ̀ láago mẹ́jọ àárọ̀ gírígírí báwọn yẹn ṣe máa lọ bí iṣẹ́ yóò sì gbẹ̀kù ẹ pé ah nǹkan kan bẹ́ntà tó bá sì ń di alẹ́ bí aago mẹ́sàn sí mẹ́sàn àbọ̀ gbogbo ó ti dákẹ́ àti ẹ̀yin lè dáa sí tí a fi ń gbọ́n tí ń bẹ̀lọ́dọ̀ wọn ẹdúó déédé o ẹdúó déédé o ẹdúó déédé o wọ́n ti tanra wọn láìsá wa wọ́n láwọn ọ̀sọ̀rọ̀ ẹ̀sìn má ọ̀rọ̀ gbala ní àwọn yàrá sàfí bá tún lọ chọ́ọ̀chì pẹ̀lú gbòrùn bíbò àṣírí mọ́ wáwá bí òkú á mọ́ kírun wa ọlọ́run kó sí ajẹ́jẹ́ o kọ́dákùn nínú ẹn tí ó gbọ̀ tí ó gbà ní ojú àwá o mínàlì musulmi musulmi lẹ́n tí ó yọ o tí kírísẹ̀n bá bá wa gbà àwẹ̀ wọn ò ránkọ́ yọ nítorí pé tí ó fò òun mọ́ òun kọ́n ìpìlẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ padà sí wọn ò fíìlì fọ́ọ̀mù fún gbogbo ẹn tí ó bá ti yí oyin ní páyàn oní jíyàn oní páyàn lẹ́rin oní páyàn lẹ́kún mú sí oyin ara ẹ̀nu oní fúnyàn oní gbàlọ̀wọ́ èyàn tẹ́ bá báyàn lórí oyè o ló fi ibẹ̀ ṣùgbọ́n ká mọ̀ sí mistake o ọwá lè jẹ́ lọ́nà yọ̀nú ọlọ́run o lè jọ́nà bínú ọlọ́run gbogbo ń tà níláyé ìkọjọ̀nà méjì náà lọ ẹlùmí ìpé tí àbá ti lówó ti sórí rí bó ṣe ní wọ́n bí wọ́n tún bí ń bí ọ́nà sí mìnà níbi ọ̀rọ̀ ibi dúkìá ayé níbòlò ti rí tọ́n náà níbòlò tó wá nà sí nígbà tó rí inú ìsìláàmù náà gbogbo ilé ìwà àwọn tí wọ́n wá sá lọ tí wọ́n ní tí mẹ́nu ìsìláàmù ó ti lé ju ó ṣe gangan ó in tó ní ẹni o dákùn mọ́jì àṣà lọ orí rẹ̀ kẹsẹ̀ gbogbo balẹ̀ sùn kọlù mọ́jì àríṣẹ́ àti kíyà rẹ̀ kí a sọ kúrùsù ní èsì alábòsí tàà bá wá rí jọ́nù tó gbé zakatul fitiri fún èsì mùsùlùmí àwẹ̀ tó gbà bóyá ọfẹ́ dájọ́ ní àbẹ́ ọfẹ́ fowó pamá ṣùgbọ́n èmi ọgbà lọ́wọ́ rẹ̀ mú ní ìdíẹ̀ but kìí ṣe ti zakatul fitiri tó bá ní àwọn zakatul fitiri ní ẹgbẹ́ nǹkẹ́ fún bàbá tó bá ní ah, kìí zakatu fitri wọn ọ̀rá o bákan náà jama'a ta bá wò àdíìsì lọ ta bá wò dáadáa nǹkankan bẹ tí ń rùn bẹ kí ni nǹkan náà nǹkan dáadáa ni òórùn dáadáa lòórùn náà ni pé kìí ṣe dandan ni pé mùsùlùmí tó bá gbáwẹ̀ ni ó yọ zakatu fitri o níbo a ti rí wá àlálìkẹ̀dìrì wá sọ̀gìrì ni

yóò máa jẹ́ ìfọ aláwẹ̀ má kúò níbi gbogbo àìrí orí ọmọ mẹ́ lásìkò ká ń gbáwẹ̀ lọ ìjọ tí ń sálọ̀lá komisari tàṣí lẹ́nu ìjọ tó bóòdì nǹkan jùlówí onákọwọ̀ kadà kò sí lè bọ́ lẹ́mà obìnrin lọ́bọ́ sẹ́yìn rẹ̀ ah ìrùkìlẹ̀ tó yọ lọ gbogbo orú eléyùn àtúnṣe àwọn nkàmí nkàmí nkàmí tó bá jẹ́ pọ́pá ìrọ̀yàn lọ́rùn bí tẹ́yàn lọ kéyàn ọbọ́lẹ̀ ọdáa

ọlọ́run mẹ́ta wá ló sí o ọlọ́run dákun jọ ọlọ́run mẹ́ta wá ló sí o ọlọ́run jọ ma fọ aláwẹ̀ ìmá níbi gbogbo bí kùdìẹ̀kùdìẹ̀ ìgbà míì bẹ tọ́já wípé èèyàn náà lábẹ̀ lọ ni alfàjáàrí ti yọ ma lọ ṣùgbọ́n ọtẹsẹ̀bọ̀ díẹ̀ ọsápadà gbogbo orú eléyìn ó ti wọlé ó sínú ọwá sí ẹ̀tùn kúsẹ̀jú kan gbogbo àwọn eléyìn kìí ṣe màmá o tọ́kàn ti ẹ̀gbọ́n òsì mẹ́ because tí wọ́n bá padà gbé àwẹ̀ ẹwà ìsórí scale tí wọ́n fẹ́ wọ́n téèyàn bá rò pé 90 lòun ọba ó lè di 45 gbogbo tí ó sọ di 45 yẹn èèyàn lè mèèyàn mọ́mà èyàn téèyàn mọ̀ gan lọ́pọ̀ jù mẹ́ ìní wọ́n máa fi zakatu lè fitiri wọ́n máa fi parẹ́ padà sọ ìyá kọyọ ohun ànábì ma sọ tí húrọ̀ tán ọlọ́run fi fọ aláwẹ̀ ma níbi àìrí kí ni ó kò ọmọ mi bákan wà tí ìmà tán ọlọ́run tún ló ń nje. ló ń jẹ lílì masaki fáwọn aláìní ànábì má jìtẹ́ pé kí lọ wá bí kẹ́ máa pé ká zaka oúnjẹ owó ń bẹ lọ́tọ̀ ṣùgbọ́n jẹ àbánìfà tó wá sọ pálẹ̀ fó yọ́nkọ́ sọ́bánìfà ni aran lẹ́sìn àbánìfà ti yọ rẹ̀ lọ́rán kò tó bọ́sọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀mà ní gbàbọ́ wọn o tí ń bá sọ nǹkan kan tẹ̀wárí tẹ̀wárí tánàbí sọ tí ń tí mọ́ sọ yàtọ̀ sí tánàbí sọ ẹ mọ́rọ̀ mi ẹlẹ̀ dánù ní o ẹ̀nẹ̀ dánà ìgbìyànjúlẹ̀ mi náà ṣe o akẹ́kọ̀ọ́ jẹ́ wípé à ń sọ pé ó sì ti ń bẹ láyé tí wà ìjúta lọ ìrọ́làǹpa nígbàtí àwọn àfá ń fa ọ̀rọ̀ lórí khuf nígbò látò ní fọ́ pamọ́ hankaní tó bá rọra lú díẹ̀ hankaní náà tí ọba jú bí ojú kọ́bọ̀ lọ hankaní kìrí kàkàkà àfá ni ṣe mọ̀ pé ó sì ń bẹ̀lọ́dọ̀ sọ̀hábà nígbà tí èso sì kékeré kúfù ẹ máa fọ́ pàǹsò ìdàjú ẹ̀ náà ni ẹ ń bá wọ sọ́ọ̀sì báyìí kò ní bọ́ tó ẹ́kò ti sàlùwàlá sáájú kó tó bọ̀ kọ́sàfọwọ́pá lórí sì ní kìí sí lábẹ́ lókùrú gbàwo lókùrú pàtọ̀ bá lè bọ̀ sẹ́sẹ̀ tẹ́ tí ń wò lọ́ọ̀kan lè sọ wípé à sọ́ksì yìí green ṣe pé yóò níbi tí ó jáde kéyìn tó lè pé sọ́ksì pẹ̀lẹ̀wọ̀ wọ́n ní tó kan tí ń jẹ́ mbá ilé kúrò láìláàfin ní tó fọ́ pamá ebó sì ń lọ́fà tí ẹ fi sàlàyé ọ̀rọ̀ táwọn èèyàn fi ń wá ń wo gbò ká rẹ̀ tí wọ́n fi mọ̀ pé ìkanná rẹ̀ ti kún pékè àwọn ìsọ́ọ̀sì ilé náà ṣùgbọ́n ìwé wa ṣékè wá sí sọ́ọ̀sì ní tó nílọ́wọ́ yọ ma pa ṣùgbọ́n bó ṣe bù ń bí ló bù lẹ́gbẹ̀ ló bù níbi lẹ́gbẹ̀ ah ìbò bákan náà lẹ́sà sálàm owó ń bẹ o káwà gúrósù owó ìwọ̀n bá jí mẹ́nà àti ń gbé fún ìrìn ìbówó náà dáadáa ìpèlú rẹ̀ níwọ̀n bá jẹmáà àwa ṣèwádìí ṣèwádìí àbárí wípé àwọn kan ni wọ́n ń ṣiṣẹ́ wọn àwọn tí ń ṣẹgbẹ́ nù wa nítorí wípé wọ́n fẹ́ rọ ẹ̀sìn sí ìfẹ́ nù wọn nígbàtà sáàmù fún mú fílẹ̀ nìkan ẹ̀ school of nursing ní ìsìn so bírú sàkátù títì bá dẹ̀dẹ̀ ẹwù gan ẹwù owó yẹn náà sẹ̀pọ̀ ogun mùsùlùmí wọ́n mọ̀ pé dandan ní tàbá gba owó yẹjọ tàbá kọ́ra ìrẹ̀dọ́ kan tọba dí sàkátù títì rí ṣe di school of nursing ẹ̀ no dawa boss láfẹ́ fira ọba rẹ̀ ní dawa bus lọ́nà mọ̀ kùsì náà láfẹ́ fi alai ni aláìní oúnjẹ ẹjọ́ ọdún ó ṣe di dawa bus jàmáà tó bá jẹ́ wípé òdodo ẹ̀sìn la bá ń sọ fúnra níbi sọ pé oúnjẹ ni ó máa jẹ fáwọn àtàní o fáwọn aláìní kọ́nà kí ìwọ̀n gbé jẹ́ àkàtù fítìrì fún yàtà tẹ́yìn náà sí màpẹ́ tó ní tẹ́gbà ẹgbẹ́ tọ́lọ ní ẹgbẹ́ funfun tẹ́ bá fẹ́ bùlówó ẹ̀ṣẹ̀ṣẹ̀ wà bùlówó ẹyọ tẹ̀sìn kúò mbẹ̀ lódìdí ẹ̀ṣẹ̀ wà sí nǹkan mí tẹ́ bá fẹ́ sí lo ìfẹ́ ẹnu pẹ̀lẹ̀ ibi tọ́lọ ń sì kẹwàdé lásìkò yìí slabọ́ọ̀sì ẹ̀sìn ti ń bẹ́ǹta ní ìsìn ah ìfẹ́ ẹnu ọ̀ràyé bẹ́mà bẹ́ẹ̀ kan tráyàn èyàn ó gbóòtọ́

odidi ẹgbẹ́ ńlá tó tóbi nẹ́sàtì wọ́n yọ pò ẹni tẹ́ràn bá mú tọ́ bá dọ́gbọ́n rẹ̀ níbi kàkèé sọ́dún ìkèé sọ́dún tọ́lọ a ti torí pé ọ̀dọ̀dọ̀ wa ibi muskila ti wà náà yíyùn ìtàn ìtàn ọ̀tọ̀ táàmà ẹ̀ yánà ṣùgbọ́n ma máa padà bí àná kó ní ọmọ bà sọ lùmọ́ alọ́ ká máa padà àwáì àti ọgbọ́n bàbá wa ta bá rọ́dọ̀ tí ń bá ń wí fún yín lọ́nà tí ó gbàdá òun lọ́lá lèébù rẹ̀ kèésẹ́sìn tuntun là ń sọ o o náà ni a tètè mọ́ ní o kèésẹ́sìn tuntun o ẹn bàbá kìíní kan sí wọn wá mọ́ ni àwọn ọ̀má ṣùgbọ́n tí wọ́n mọ̀ wọ́n lò fọ́lọ́n títí títí tí wo tí wọ́n ń pẹ́ ọlọ́mbà ní paná adẹ́bọrẹ́ bá ní gbé súnà nẹ́bìgá iná ń rí o àwambọ̀ kamáfowó yọ nígbò ní ayọ́ yọ a ti bẹ̀rẹ̀ yíyọ rẹ̀ tóòrùn bá ti wọ̀ níjọ́ ọdún ṣùgbẹ́ fi á sórí ẹ̀jù ní kọbla zahabi lilmusalla ká tó lọ sí yíbìtà àti kírùn ní káyọ láàrin ìgbàta akásù bá tàn sígbàtí à ń lọ sí kí ni o ìdì hmm. tó mì pé àwọn sọ̀hábà ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọ́n máa gbé lọ tí a bá lọ ìdì ní kílẹ̀ rí wa jamin hadith abdullahi umar radiyallahu ta'ala anhu jamin asari akhrajahu ibn abi shayba fi musannafi ó àwọn sọ̀hábà ní sàrásálàm kánù yadhabuna ilal musalla minal masjidi láti mọ́sálásí ni wọ́n gbà lọ sí ìdí wọ́n èé padà lé ní 90% wọn ìdí ànàbí dẹ̀rẹ̀ tí wọ́n bá wọ̀n ní ìgbùnwọ́ 1000 gbùnwọ́ ni sí mọ́sálásí ibẹ̀ ìjọba ṣe dáadáa pẹ̀lú ìmọ̀ràn àwọn àfá àwọn èèyàn ma rọ́ lọ bẹ̀ mọ́kàlùkọ́ ma fẹ́ ma bu ìpẹ́bẹ̀ wà Nàìjíríà ẹwà wọ́n yá aṣọ bẹ̀ dọjà kọlọpọ̀ ọmọ bẹ̀mọ̀ ní ìsìn ọjà àbáhùn ti dọjà nítẹ́lò mí ìpínlẹ̀ wá kí ń wá kí inú pé ìdákun mbò ní ànàbí ti sàlùwàlá láwọn àárín yìí tọ́lọ rán ní òsè ààwẹ̀ kọ̀gbá yanjú ìrún kò náà ló ń kálukú fi kú ọwọ́ wọ́n sọ wípé wá ó sìn ní ní lọ́dọ̀ ṣéhù tèmi náà ogójì ọdún àti oṣù ogójì oṣù àtogójì ọ̀sẹ̀ àtogójì wákàtí àtogójì ìṣẹ́jú mẹ́sìn wọn wọ́n tó fún mi nákàlẹ̀ ọ̀hún kí sì nákàlẹ̀ ọ̀hún tó bá dọ́wọ́ rẹ tán ìjọ ọba ti sàlùwàlá ó tó ní tọ́lá sí mọ́tẹ̀ ìjáde láyé ah, eléyìí dá shortcut shortcut ọ̀ràn shortcut tó fi di fáwọn èèyàn ń di airport inú kànga ní ń gbà lọ kírun maka wọ́n sì ń dé wọ́n jẹun nílẹ̀ tọ̀dọ́tì ọlọ́run sí ajẹjẹ o àìmọ́dàlẹ̀ àwọn àfá ọ̀rọ̀ ń yé wa wẹ́rẹ́wẹ́rẹ́ jẹmọ́ ó lè kù ti fi Eh, eh, márùndínlẹ́ ọgbọ̀n eh, ní rákà àkọ́kọ́ àáyàn rákà ogójì àti méje ní rákà àkọ́kọ́ lẹ́yìn fatia kúrò aláwò 85 million ní rákà ẹlẹ́ẹ̀kejì kúrò aláwò 84 million àásàlámà tá a bá dìde padà tí ó ma jẹ́ pé afẹ́bẹ̀rẹ̀ tí ó jẹ́ bí rákà ẹlẹ́ẹ̀kẹta ní rákà ẹlẹ́kejì ẹ̀ ti get one gbàtí ti jẹ́ 85 84 o náà jẹ́ 74 million ah, ah. bàbá tí ń ká yóò èèyàn o ni ní ẹ̀tì rí ẹwà túnwé mọ̀ ọlọ́n níbi ti ká sámútà wọ́n tó ti kéde yóò wọ́n tó wọ́n fún ẹlọ́lọ́lé ásámọ̀ Jaman tá a bá bojú wẹ́yìn bí ọgbọ̀n ọdún àti márùn sísìn mọ́sálásí tí wọ́n bá ti máa ṣe ojú pé wọ́n èése mùsùlùmí gidi wọ́n máa fi wọ́n ládùgbò kódà tí wọ́n bá fẹ́ fi ìyẹn jẹ́rì ẹ̀sìn gbogbo ọmọ ìrìkáni ìbájọ́kọ̀ ojú ojúmọ́ ànàbí ní ó dè tó ó jókòó láàrin aṣọ jùbìrìlù lẹ́gbẹ̀rẹ̀ wọ́n ni ó jẹ́rì àrígbẹ́dọ̀ ọlọ́run yíyàtọ̀ wàlẹ́ yíyàtọ̀ èsù ni yọ́ máa dàbí ní tí ní ọgbọ̀n ọdún sísìn àwọn obìnrin tí a ìbọrùn lò pé kéèpù ni jẹ́bà sórí ọ̀dọ̀ wa pé kọjẹ́ pàwà ìní ọmọ múmùkúmù àwátá tó mi tí a fi sin ẹsẹ̀ wa sínú òótọ́ ẹ̀sìn tí èsì ìgbẹ sáwà ní ọmọ fúnmùkúmù ó ń gọ́ ọ̀rọ̀ rẹ̀ òye oúnjẹ ọ̀rọ̀ rẹ̀ òye ń kò sì jẹ́ wípé social media ó ti di dárú lifta ilé tó so ìta tún fẹ́ tọ́rẹ jẹ pé báwọn sálàfsì sọ ni ẹ lẹ́yìn ìta rẹ̀ sọ́rọ̀ kankan má ẹlẹ́wò tí àtà ń pè ní rúúsùlà mọ́wàtí 188 onímọ̀jáládù rúúsùlà mọ́wàtí wọ́n dẹ̀ ń tẹ́yọ kan rẹ̀ ní 3 million ẹwà fi 3 times 88 pọ̀tẹ́jọ ẹmọ orí skin inshallah kátó pọ́sẹ̀ jùmọ́ àwọn mẹ́sẹ̀ torí pé mike y ó ti ń rẹ̀ wọ́n dẹ̀ ti ní ó ti ní fourth 185,000 ní ìtafẹ́ra orí skin ẹ ẹ máa rí àkáàtì nàmbà inshallah ẹ máa kówó bẹ ẹ̀rẹ̀ máa láìkẹ̀ máa ṣí ààrẹ kí ni ilé nínú ẹ̀sìn wa ó kàrùkú ní ó sì gbé lọ́rẹ̀ pẹ̀lú dátà rẹ̀ náà ah, ọkùnrin ìgbọ̀rọ̀ mẹ́gbọ̀ in ti ń sọ díẹ̀díẹ̀ iye iye ṣùgbọ́n àwọn tí ń bá ní sàlàyé ìkàlọ́pọ̀ nù wọn torí kò yí ọ̀pọ̀lọpọ̀ náà náà bàbá bá yá wọ́n wá kọ́wọ́ yìn báyìí wọ́n wá ń garun wò pé eléyè ìṣẹ́sìn babalámúnigun eléyìí kèèṣẹ́sìn babalánẹsẹ̀ eléyìí kèèṣẹ́sìn babamadu iléṣẹ́sìn babaki náà ni ẹn tí ń sọ ìlà ahọ́n rẹ̀ gùn ju tọ́ mà lọ ìmọ̀kéré àwọn wá gún bọ̀ọ̀lì àǹtọ́ bá ti parí ọ̀rọ̀ kẹta tí ó dẹ̀ sọ̀rọ̀ mílẹ̀ yẹ́ ma ń ta àwí ẹ̀nà lọ́rọ̀ ẹ̀bẹ́ ó sílẹ̀ ẹnu ọlọ́run sí ajẹ́jẹ́ ni gbogbo nǹkan lè yẹn lè dá sí ègún bẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n máa gbàwẹ̀ kí wọ́n túnú tọ́tọ́lọ̀ ní kí wọ́n gbáwẹ̀ ọ̀ràn ní o ọ̀ràn gidi ọlọ́nà kò sí ajẹ́jẹ́ o àmbọ́m̀bẹ̀ náà ń parí bá a ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ náà láti túnú o tàbárósù àwẹ̀wájẹ́ 29 nù tàbárósù àwẹ̀wájẹ́ 30 nù kọ̀dàrú sultan ni yóò Haúsá ni yóò kíríkà ni yóò táà sì jọ wà Nàìjíríà yìí sultanu ọ̀gá àbá ìmọ́mù Ìbàdàn ní o àti gbogbo mọ́mù pàtà tí ń bẹ́lẹ̀ Yorùbá àti gbogbo mọ́mù pàtà bẹ́lẹ̀ local government ẹ̀ tí ń sanwó oṣù ìwọlọ́mà tí ọba tí Ọlọ́run gbé kúrò ní local government ìwọlọ́run lọ́mà bá sán kí yàn kan wa ọ̀rọ̀ ẹ̀sìn wa ìlàsá in tó sì kó bá mùsùlùmí dónì o náà ni ká máa fẹnu ya ẹ̀sìn wa ní ìyàkúyà tí nǹkan bá rí bákan kátúnṣe kátúnṣe gangan mùsùlùmí kọ́ ẹni tí bá ń dá

zakatul fitri in tó dáa pọ̀jù àbí kí so sọ bá wọn àfáà ti sọ ó lásìkò jawaz waqtul jawaz àti kò yí ó sì dáa náà bí yàn bá yọ ń gbà kò sí nǹkan kan ó nẹ́ká yọ ní ọdún kọ̀lá àbòkọ̀túnlá àwọn sọ̀hábà máa ń ṣe bẹ́ẹ̀ tí ó bá rí ni ṣe bí zakatul fitri kò ní wọ́n kó sí ọ̀dọ̀ Abu Hurairah tí ń sọ tí jẹ́ kí ni ó ọba mú pé wọ́n yọ ọlẹ̀ sáájú ni ó ní bàmọ́ká sọ pé in sọ lẹ́gbà tí a yọ tán o náà ni ṣùgbọ́n àkọọ́lẹ̀ wà tọ́fíṣẹ̀ mọ́lẹ̀ fi hàn sọ̀hábà máa yọ ló kù ọjọ́ kan àbókù ọjọ́ méjì òdè ní àsìkò tá a fẹ́ gangan jù tánà bí fi aṣórí rẹ̀ o ní ká tó lọ lásìkò ṣùgbọ́n kọ̀ tó mẹ́yọ o ní lẹ́yìn yídì ṣùgbọ́n gbà tí ó yọ sí oòrùn ojú yìí di èèwọ̀ o ní kéèyàn lẹ́yìn ìgbà tó oòrùn ti wọ̀n jọ yìí kọ máa yọ lọ́bá ìgbà tí ó bá yọ jọ kẹta jọ kẹrin jọ kọ̀bọ̀sáyẹ̀ kí ni ìbàdàn zakatul fitri ó sọ ni man àdá àkọ́bla sọ́lá ẹn bá yọ́ sájú kó tó lọ kírun fàíyà zakatul makubula zakatọ́lọ wọ́n gbà ní o ṣùgbọ́n bá yọ́ lẹ́yìn tàà ti ti mọ́sálásí dé fàíyà sọ́dákọ̀tún ní sọ́dákọ̀t ọkà sí sàárà ní o ṣe é mọ̀ pé ó yẹ kí wọ́n sọ wípé gbogbo àǹfààní tí bá ti máa sàn nínú ẹ̀sìn ọlọ́run ma máa pè fẹ́ tó ní àǹfààní un kódà kò mọ́ sàníyàn rẹ̀ bẹ́ kódà kò mọ́ tẹ̀bẹ́ gan ta ni àgbẹ̀ni ọlọ́run sì kẹ púpọ̀ ẹ̀gẹ́ni rẹ̀rẹ̀ iṣu rẹ̀rẹ̀ ọ̀yàwó ń dàlámù àgbẹ̀ alágbàdo ni àtẹ́yí àti rẹ̀ ní dàlámù ọ wá lọ ràbán yá àjókù kalẹ̀ máa fi ríkó ti dìbí agun méje tí ń gbọ́nyìn yìnyìn ní o ti kó gbogbo ọba yà wáṣò tó ń ti bí ṣe ń sọ látàrọ̀ dalẹ́hùn gbogbo táwọn ọ̀yá ń bá jẹ yóò ní láadá kọ̀lá nìyàn rẹ kò sì tẹ́wọ́n jẹ́ gan kí o sì kí ni o kèjì kí a olóúnjẹ ni ọ wá náà bẹ́ǹkì tọ̀pọ̀ bí wọ́n ti jókòó sí kún ọkàn bó ṣe rí pé yóò mú gbogbo bẹ́ǹkì yóò dẹ̀yìn rẹ̀ dílẹ̀ yáà só ń chéèni gbogbo ọjọ́ tí bá ti ń gbàgbé láti dẹ̀yìn ẹ̀dẹ́lẹ̀ tàbí láti tó ń chẹ́nì ọ wá jẹ́ pé ṣọ́ọ̀pù rẹ̀ tó sí gáràjì ni tó jẹ́ pé àwọn tí ń lọ òkèrè ẹn tí ń bọ̀ ẹn tí lọlẹ̀ Haúsá ẹn tí lọlẹ̀ Ìgbò ẹn tí lọlẹ̀ Yorùbá láwọn ìwá ń jókòó mbẹ̀ kò sì sí mbẹ̀ gbó sí jẹ́ mùsùlùmí yóò máa gbalada kò sì fẹ́wọ́n tó ànábì wa ń sọ fún wa ní ìsìn pé ẹ ń bá yọ lẹ́yìn ìran rádàdá ló sí ànábì ọ̀sọ́ bẹ́ yọ wà bọ́ sí sàárà kò ní bọ́ zakatul fitri wọ́n bó ń pa rẹ̀ bẹ́ bó ṣe náà ni ẹ̀yọ àwẹ̀ mi ó gùn ìmí ọkàn lẹ́sẹ̀ ìmí ọkàn lórí ìmí ọkàn ká wọ́ràbá kẹ́ẹ̀bẹ̀bẹ̀ jẹ́mẹ́ ẹ̀dàkùn ẹ mẹ́jẹ̀ fitri ó ṣe jẹ́ pé gààrí ṣe wọ́n kọ zakati pípẹ́ wọ́n kọ gààrí sí na gààrí gààrí gààrí gààrí mí gààrí tí wọ́n lọ gbé bóde gan tí wọ́n bá dòrí omi gbogbo ẹni ó léfò oúnjẹ tí lù bá ń jẹ gbogbo náà la pé lirus qimatun aliya indana náà bá ṣe màmúlà tí a bá gbé ráìsì fún yẹ̀ ní ṣàkátò ìfitiri tí a gbé lúbọ̀ fún yóò rẹ̀rìn sí kan yóò kà ságbà ká pé ṣọ́ọ̀lá kàdáwàlá lẹ́sì lọ́rùn ẹ máa fún yẹ̀ ní tọ́ dáa ṣe bí n tá lọ bálọ́dọ̀ ọba dẹ́dà ni ẹ wọ̀ pọ̀lọpọ̀ máàmù nísì ẹlẹ́à wẹ́dọ̀ nígbàtà náà tó gbé ti anáàdì gàrí náà tó gbédé ìmáàmù wá sọ fún ìyàwó rẹ̀ pé ẹlẹ́à ẹjú kóngò sí ẹta ogun abọ́mbilé káyẹrẹ wà ẹta ogun abọ́mbilé káyẹra ìrẹsì ilà wọn kan gẹ́ẹ̀tì wọn sí inú àjẹmá pé à èmi ò kí ìmáàmù máa ìmáàmù ọ̀lámànà gbogbo yí gbé wa gàrí ti jẹ́

tó gbóúnjẹ fún kápẹ́ bẹ́ẹ̀ bá ní kí ló rẹ̀ tí wọ́n fi ń ránjẹ ń bí àti káàkì àti sọ̀díyà àti ogun tí a máa ṣe ní kílọ́kà ebi ìṣẹ́ wọ́n ṣe rí pé wọ́n kàrà omi ẹmọ́mùdú kẹgẹ́gẹ́lọ́ ebi tó ẹ̀kọ́ kàkọ́ imam ẹba mi ẹjọ ẹ̀kan mo fún ìṣọ́tì èèyàn mẹ́wàá wọ́n wá sínú lè bẹ́ẹ̀ náà sì náà là rí rọrùn gbogbo ẹmbà ti nínú wà tí ọba ti máa wẹ̀yìn yọ́ọ̀jọ́ máa rí bá náà rí ṣe bẹ́ẹ̀ rí pé àtolówó àtolùsìn náà lájọrù olùsìn wá tí dị eki, olówó ti rí tán ọkàn rẹ̀ ọbalẹ̀ àjọrù ni e èlé àwọn èèyàn wà l'óòrùn àwọn olówó tó pé ọ̀wá lọ́bá ní àrájì ṣára tọ́bá dọ̀dún tí ń bọ̀ ẹ̀kìní yóò change pé ìrọ̀rùn mìí bá lẹ pósítà àti pé ọ̀sẹ̀ lóòrùn tí sí o láàgbó mẹ́wàá àárọ̀ ó change ilẹ̀ gbogbo olówó nífẹ̀ẹ́ olòsì náà nífẹ̀ẹ́ olówó ìgbà ni ó tó nítumọ̀ pé tó bá yẹ pọ́lọ̀ ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kó jẹ́ pé sáàpù wájú àwọn olówó ní ọmọ nínú mọ́sálásí wọ́n wá wọn wáwó ẹni rọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó jẹ́ ìlàsẹ́ náà kìí sáà sí president ìlú náà jẹ́ Ah, ọlọ́run ti tóbi rẹ̀ o ó ti parí ètò lórí ọ̀sìláàmù débi gánigán tí èyàn bá modernize àwọn èèyàn nígbà lọ́wọ́ èèyàn oh. èèyàn fẹ́ sọnù nù ọlọ́run dákùn méjì asọnù o jama bóò láti wá máa gbé fáláyìn wọ́n máa ń gbé fún máàmù sábà pé ìpìlẹ̀ gan ni pé ìmáàmù lọ máa àwọn tí yóò lè mọ̀ pé ah, ẹni báyìí kàbáyìí sí ẹni kàbáyìí torí pé àṣírí àwọn jama yóò wà lọ́wọ́ ọ̀tí ẹ̀ tí ma gbé fún máa mú ọ̀dá kó ma gbé fáwọn ìrìnà káàkiri ṣùgbọ́n apínlẹ̀ wọ́n lè gbé mẹ́wàá fún aláìní kan ìmọ̀ ń ṣẹlẹ̀ ládùúgbò mi ní sọ̀rọ̀díyà lọ́dún kan mọ̀ wá sọ́jà ó wá jẹ́ 29 Ramadan mo sẹ́ ìlọ́rọ̀wà ìnísà bá mi sáwàdà sọ́nìkún kí fàárùkù àti ẹ̀mìnà ayé ní bútù wọ́n ti ṣe gbogbo jákà ń bẹ̀ wọ́n tó ti rán bí ìgbà tí pín ẹsẹ̀ nǹkan lápò láti fátírì ọba ní ìdákùn pé àtàárọ̀ ló ti ń káàkì ohun ọ̀rẹ́ tó gbé ìsàkátò fítírì ìfọ́gbé sì pé áfíríkà mo ti wá ẹ̀kọ́kọ́ gbọ́rọ̀ kí n jọ kí n bóhun àfáwọn èèyàn ma áfíríkà kan tí kí èmi náà ibi náà láàájọ́ sọ́ọ̀sọ́ mú ní a ah, títóbi fọ́lọ́ jẹ̀máà tẹ́lẹ̀ ìbá ní jésà kátùlù títì ká pé 50 ní sẹ́kọ̀ ní kó fẹ́ ní ẹ̀rọ kàtóríùn ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ láwọn àdúgbò mi àdúgbò mi sí ń bẹ zakatu fitri ọ̀kan lẹ́ẹ̀pìn fólósì bí mẹ́wàá ìmọ̀ ń dorí kòdó bẹ́ẹ̀ náà gbà mi tó bọ́ wá jẹ́ bà lọ wá rí tí mọ́mù bá wá ó sì wò pé gbogbo àwọn tó túnkù náà ládùgbò náà wọ́n kúkú rọwọ́ kì bọnu ní kọ̀ọ̀kan tí ó sòlósì kó gbé ilé kó gbé stọ̀ wọn àtẹ́lẹ̀ àwọn máa jẹ́díẹ̀ ó kú tó dẹ̀ mí ẹmọ jẹ́díẹ̀díẹ̀ lọ́dọ́kù sàánú wá ọlọ́run gbogbo bẹ́yìn jẹ́mọ́ àṣẹ sọlé ayé àmọ́ àmọ́ yín dà láyé yín ó rí o ní gbogbo àgbò kọ̀ọ̀kan gbogbo tẹ́ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tí mọ́mù bá bímọ ní à ẹgbẹ́ ọba tó bímọ ọ̀kan náà àfáà wa wọ́n lọ sí wáàsì lẹ́kù jíìpù ni wá gbé lọ ọkùnrin wá lásìdẹ́ntì kọ́dà gbogbo ẹni tí ń rọ́kọ̀ ní ẹgbà pẹ̀pọ̀ ẹni tí mẹ́mí ò lè yìí àwọn ìwà kí ń kọ̀ ọ̀kan ládùgbò ẹnìkan wá pẹ̀ nìkan pé kí ló rẹ́tẹ̀ ìyá lọ bìkọ̀ tí è bá ṣe pé àfáà náà wáyé kí ni ìmáàmù wá bí jíp wọn mọ̀gùn jíp mikra maruwa ìlọ́kọ̀ wọn kí ni wọ́n wá bí jíp kọ̀ọ̀rá epo fún orí ọkọ̀rá ga fún o ṣùgbọ́n tó jama'a zakatul fitri ó ní ó sùn wọ́n sọ́ọ̀rùn sọ́ọ̀rù kan ni sọ́ọ̀wì sẹ́ẹ̀rí gbogbo ń bá gbà tí a bá ti ń lò ó mú àtàsìkò ẹ̀rì pé lásìkò tàwà iná nílù sílù òsùn àyàtọ̀ ìlú sílù títà bá bọ́ sí Oǹdó wọ́n láwọn òsùn àkàtí àfi wọn àkàtí yọ́ yàtọ̀ sí ti bí gbépo ní o bí ráìsì ní o bélùbọ́ ní o béèyàn bọ́ sí Àkúrẹ́ béèyàn bọ́ sí Ìjẹ̀bú béèyàn bọ́ sí Abẹ́òkúta béèyàn bọ́ bàdàn bí náà ẹ̀mọ̀ rí òsùn a gbọ́dọ̀ mọ́ sọ òsùnwọ̀n tí ànábì fi sẹ̀sìn òun yàtọ̀ sí gbogbo òsùnwọ̀n wọ́n sọ wọ́n wà ọlọ́run kí wọ́n o náà ni pé kan múdù mẹ́rin ni múdù mẹ́rin o ni sọ́wà kan àwọn mímọ̀ wọn kọ́rọ̀bá òfèmín sọ́rọ̀ habidalik wọ́n náà gan náà máa máa wọn fúnra wọn nígbà wọn ó rí tí ń jẹ́ kọ́ yìí 2 40 grams 2 kilos 40 grams tàbá gbé lọ sí múdù yóò máa jẹ́ 510 grams ní múdù kan times 4 yóò padà sí 2000 For, uh, 2040 grams òun ni sọ́ọ̀wù kan jẹ́ múdù kan yóò máa jẹ́ 510 grams times 4 yóò padà sí 2040 grams táa bá ti wọ̀nyún ìta ní dìtàm iná láàsì máa fi ṣe oníwọ́ta fẹ́ sí ṣùgbọ́n wọ́n mọ̀ pàkíyèsí wa wípé ìta bá fẹ́ fi yọ zakatul fitri tó bá jẹ́ tó bá wúwo táa bá wọn dédé kílò méjì àti 40 grams ìtàn kájọ̀ ká tún fi nǹkan díẹ̀ kan torí pé tó wúwo gan tẹ́lẹ̀ náà òun náà kùnlẹ̀ ti gba òkùnlẹ̀ e, e, ti rin kílò mọ́lẹ̀ jàmáà kájọ̀ ká ṣe bẹ́ẹ̀ bóòlá ẹyọ fún gbogbo àti ẹ̀bá tó ń bọ́ lásìkò Ramadan hadithi dọ̀ífù ní kọfẹsẹ̀ múlẹ̀ dọ́dọ̀n sàásàlám ayíyọ zakatul fitiri fẹ́lò mi kọwa jẹ́ dandan lọ́rùn ẹni tó jẹ́ yọ fún pé dandan tó jẹ́ ni no o ń kàlùkù ní ọyọ̀ tí ẹ ọkọ ọyọ̀ tí ẹ ìyàwó ọyọ̀ tí ẹ ọmọ ọyọ̀ tí ibi kan ni zakatul fitiri ti jẹ́ ọ̀ranyàn lórí ẹlòmí o náà lẹ́ntọ́ bá lẹ́rù ẹ̀ntọ́ bá lẹ́rù

ọjọ́ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́ ìyàwó náà lẹ́sẹ̀ agbára rẹ̀ ọ̀kanu ta wá ní ọ̀yọ́ gbogbo ẹn tí déédé 2 kilos 40 grams bá sẹ́kù ló ń jẹ nínú ilé rẹ̀ ní ìjọ tí òòrùn ọdún ọdún bá wọ̀ yọ́ọ̀yọ́ ẹnìkan ní fáìn ó ti dà tí ẹ̀ sàlàyé tó dáa àwọn eré ránjẹ́ lè tí ẹ̀ sì lò lọ ẹ̀bọ́ jẹ́ lọ rà ó ẹlòmíràn ká ìwọ̀n bá tábá bẹ́ẹ̀ sí náà ni jàmáà in tí ìlú bá ń jẹ náà ni tí èyàn bá wà rí pé à ah, kí ní ìkọ̀dísọ̀ mọ́ ti wọ̀rántí èyìn ní ìkẹ́kẹ́ lẹ́jú ẹ̀wà lọ ẹ̀sì jẹ́ alójú àánú ẹni ọlọ́run bá ṣe dáadáa fún kó fowó sí fẹ́lò mi tágbára bá ẹ̀bá wà fún agagẹ́ ń bá yọ ẹ̀wà ní zakatul fitiri in tí ó gbé lọ́nu tí ó gbé lọ́nu mẹ́nubà ń bẹ̀ lásán yídì àní máa sọ ẹ̀rí àdís náà mo fi sọ gbogbo tí mọ̀ sọ yídì wa ẹ̀dàkùn ẹjọ́ ẹntọ́ bá lè ṣe bẹ́ ìlọ́dàápọ̀ kọ́ gba mọ́sálásí lásùn bá lọ yídì ìlọ́dàájù ìlọ́dàájù kìí ṣe dandan bákan náà fitiri ruin dáadáa ṣe yìí ká mẹ́ jáde ńlé jẹ́bùsọ́nà àdísẹ̀ Anas bin Malik kan sọ̀sán láyé bùrù yọmọ fitiri hátà yá fúlẹ̀ tamarotin ní ìrùwáyà mi wà ká ní yàkùlù hún na wítran bó sọ́wọ́n eh, eh, eh, lọ́dọ̀ imamu buhari imamu Ahmadu náà gbà wá ṣùgbọ́n ní àdíkì Buraida ó ní tí ẹ̀ láàárọ̀ ọjọ́ ọdún ti fítírì rú eléyìí ká má lọ nínú fìfò kájọ́ kárípa jẹ nǹkan sínú in tó sì dájú ta bá ní o náà ni tamuru tá ń pè ní dábì pọ̀ èmi èpè dábì náà torí èèmọ́ bẹ́m̀bẹ̀ in tá ń fi àwọn wíhùn dábì pọ̀ ẹ má pè ń dàbí nù máa o dàbí kí ni o dàbí pọ̀ ànábì wa máa ń jẹ kó tó lọ sí kírókọ rẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ hannasi ní máa ń jẹ́ ní tọ́jẹ́ wípé tú òpin 3 5 7 9 téèyàn ọ̀bà nílé náà ẹyọkan náà tú òpin òun náà kí إذا ذهب من طريق فليعد من طريق آخر ọ̀nà tá a bá bá lọ sí ìdí tó bá rọrùn bẹ́ẹ̀ ni o ká mọ́ ọ̀nà yẹn padà o ká ọ̀nà yẹn padà èèyàn wá o boríjà ó sì wà láti muslimu boríjà wá fẹ́ change ọ̀nà sẹ́mi kò ní fífọ́ọ̀sì bọ́ sí total garden total garden bọ́ oje bọ́ sí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bọ́ sí ọ̀ranyàn ah, níjọ ọdún tọ́bà rọrùn bẹ́ẹ̀ ọdá àpọ̀ bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́mọ máa ń ṣe bẹ́ẹ̀ àwọn àfáà kan tó lé lógún nǹkan tọ́fàtánà ti fi máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́mọsà bá ní sáàṣẹ́ lórí jẹmáà lẹ́yìn tó fẹsẹ̀ múlẹ̀ tí ó sáàrin bákanáà ọ̀rọ̀ kan wá ń bẹ ṣùgbọ́n mistake kékeré kan bẹ ń bẹ o náà ni wípé nígbò lábẹ̀rẹ̀ àtẹ̀kìbìrọ́tì tí a máa ṣe lọ yídìí nígbò lábẹ̀rẹ̀ afákàáfà ní tóòrùn bá ti wọ̀ ní lẹ́ilátàlẹ̀ ríjì mọ̀ mistake ńlá ni o ìgbà tó ń kálukú bá ti múra ti ń lọ ríjì o ní ọbẹ̀rẹ̀ máa sọ títí dé mọ̀sọ́lá rẹ̀ yóò sọ́pù na'am jama'a yawmul eid àì máa gbáwẹ̀ o ká má gbáwẹ̀ lọ ìdí ká sì tún máa sọ pé agbàwẹ̀ tàbá tún dé náà láti ìdí bákan náà yawmul eid ọjọ́ kan ni tí a ń pè ní ọjọ́ ọ̀dùnnú ìdùnnú yẹn gbọ́dọ̀ hàn ní ẹnì kọ̀ọ̀kan àti sí sí wa sí àwọn ọmọ kọ́dà àwọn mímọ̀ ní wípé yẹjúúzù lè mari ì àtàwásúrù àwìtáwùsí à fi fi fi lè ákìlì wà ṣúrù yawmul eid irú nǹkan tí èyàn jẹnu olé tẹ́lẹ̀ táwọn ọmọ gan náà mọ́ wípé agbára bàbá àwọn ògbé èyàn máa fi mú ìdùnnú wá ẹ̀bọ́sọ́dún yugot ẹmú yugot kọ̀kan jẹjúmọ́ta ẹ̀pàrà sí ẹmú mọ́tí lánà sọ́dà báhùn ọmọ ní kìí sọ́dà ẹmà bọ̀ sóhun kúlíkúlí náà tó kó kúlíkúlí ápò bóòlẹ̀ sọ́ lọ ọlọ́dẹ̀ ìjá tó múrèkì ó ní àtàwásá pẹ̀lú ẹyàn mẹ́sí sùúrù kéèyàn orí pò gùn ọmọ nú ní ọjọ́ ìdì dìyàwó dúnkàlùkúnnú ìjọ ìdì èṣèjọ́ ọ̀kanra kọ́dẹ̀ èyàn a máa yáwó láti fi dùn àwárà lẹ́yìn ọlọ́run ọ̀sán fún yàn padà yọ́bá yàn sán bí èlò náà naira tí èyàn ó sì rí àmà dùnnú bẹ́yàn bá ti rí pín àmà ìná wọ́n ti kanra lẹ̀ déjọ́ kí ọmọ wùlẹ̀ fún ọmọ mú tọ́ bá wùwà kéyàn wùlẹ̀ ẹn bọ̀bọ̀ bí súùtì ó náà wọ́n ọya gbàtí ẹ fún ẹgbà rẹ̀ náà gbàlùkọ́ gbàtí ẹ ẹ̀wọ́ ẹ̀ máa mú bí àwọn náà bá lè yọ̀ sí ọlọ́run kí ẹ̀ náà mú kanáà kí wọ́n bá rẹ̀ kẹ́kẹ́ bá ti mú tèèyàn náà tàwọn òwúlẹ̀ ní náwọ́ mẹ́mà kí ọjọ́ mú ọdá pọ̀ nírújọ́ ẹ̀kọ́ ọmọ lọ sí zoo ṣùgbọ́n kájọ́ ká sọ́ra níbi ìtìláàt àwọn nǹkan tí ó jẹ́ ẹsẹ̀ tọ́jẹ́pọ̀ bá dẹ́dọ̀ ọ̀fẹ́ gbogbo nǹkan islamu bainal ifrot wa tefrit ibẹ̀ lọ́wà ìdí amusement kìní kankankan ọmọ ń gùn kankan ká ṣọ́ra pẹ̀lú àwọn obì olóbin àtàwọn wọ̀kúwọ̀ nírú àwọn ààyè gbogbo ààyè tàà bá wájẹ́ pé tàà bá kó àwọn ọmọ lọ tí wọ́n bá dé padà ìjọ wọn máa jó lé ẹmọ́kùn ọmọ lọ wọ́n ti sé pa bí Bob Marley dún bí bẹ́ẹ̀ ni fẹ́lẹ́ ọmọ dún bí bẹ́ẹ̀ ni kìríkọ ọmọ dún bí irú àwọn ìbá ń kájìnà sí ráyìí bẹ́ tàbá sì lọ kún àwọn ẹranko náà nọ́mà kìí ṣe pé wọ́n ó tó padà ní ṣáóbù ṣáóbù mún fẹ́ tó yóò bá náà laban tí wọ́n bá gbé wàrakalẹ̀ tí wọ́n wá fomi lú wọ́n ó ní ṣíbàn laban labaman sọ bẹ́ ṣíbàn laban wọ́n ti lú ṣáóbù ní àbàwọ́n ní tí èyí sára nǹkan nípìlẹ̀ tó wá débẹ̀ ṣàwáìbù ní jámù rẹ̀ alákúnlé kásájọ́ kí ọba dẹ́dà dákùn jẹ́ aṣọ́rọ̀ láyọ̀ jama'a kò sí bí ànẹ́bì ti dákùn aṣọ ọdún kí ìdìbá aṣọ kánà yẹlbásù ahsana thiyabihi aṣọ tó bá dáájù nínú aṣọ ànábì ni máa ń wọ̀ arínú àwọn mímọ̀ wọ́n gbogbo ń bá ṣe ìtìkáàfù kọjọ́ aṣọ tó bá fi ṣe ìtìkáàfù tó jásọ bàdá òní gbogbo wáyé dì ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó wọlé ni o ànábì aṣọ tó dáájù nínú aṣọ ni máa ń wọ̀ wọ̀ṣẹ́ tó mìí pé wọ́n máa wá kaṣọ ọfún láti lé ẹlòmí lè ti kó ti ẹ̀ sínú kírúkọ rẹ̀ tàbí kí wọ́n kákọ́ọ̀lù fún ẹ má ọ̀ṣọ́ tẹ́ fi ṣe ìtìkáàfù wá sí éèdì o bákan náà jẹmọ́ ẹ̀jẹ́ awẹ̀ lọ yídi o ẹlòmí ò rí sí nkankan nígbàtí èyàn bá ọ̀wẹ̀ tẹ́lẹ̀ òtún ní wẹ̀jọ ọdún níjò ní àwáfẹ́ ẹwẹ̀ Umar gbogbo ìrúwáyà ìpọ̀ lóríṣìíṣìí lọ́dọ̀ fẹ́ ká ṣe tajammulu wa tazayyun ẹn tí ìbálò lọ́bítà tẹ́lẹ̀ kó lò kọjọ́ a ní ẹjẹ́ ká máa mọ̀ wípé bákan náà a sì wa ọwà kùtẹ̀mbíù kan tí ń ti parí kíra wa nígbàtí ìdì bá dé ríwáyà ọkùnrin àṣọ́wábà tí a bá pàdé ara wọn wọ́n ma sọ pé takọ́bàlọ́rọ̀ mí ní wà mí kìí ṣe dandan kọ́ jẹ́ pé gbólò láti kíra wa kìí ṣe dandan àtàní àbìrì ìd bí kúlì ọlọ́run ìṣẹ́lẹ̀ láti máa wọ́gbàgbà nítorí pé jẹ̀mọ́ àwọn èèyàn wọ́n ń dá ọgbọ́n láti tọ́ ẹ̀sìn wa ní bléèdì ní fún ìgbà tí a mú bléèdì lọ o ń kálùkù ẹgbẹ́ ẹ̀ṣẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn sì sọ fún rẹ̀ gbígbẹ̀ èèyàn mú bléèdì lọ tí wọ́n wò pé kí lọ́rẹ̀ ibi tó ti fi léṣe ràkúnmí léṣe ọmọbẹ̀ o nígbà tí a bá ń kíra àfúrọ̀ àwọn àdùnnú fúnra ọba dẹ́rẹ̀ ló kásà mọ́ sí kàkọyọ lórí ẹ̀kẹ́ àwọn sàábà ìlkìrán àgbákọlẹ̀ ẹ̀kàjú kún sọ pé tàkọ́bàlá mi ní wà mí ọ̀tán lẹ́yìn rẹ̀ ẹbá rẹ̀ sọ gbóló mi kóntọ̀n kọya kó ẹ̀rí rẹ̀ gbóòdè káwà náà tó kéwú ní kíni o lọ́dọ̀ rẹ̀ gbogbo gbóló tó wa yóò yóò tàn sọ adẹ̀mí o gbogbo dáadáa báhùn iná ní kásìkí ni ó kásọ̀ kọ́dà èyí tí a tún máa sọ wípé kullu amin wà antum bi khairin kò sí láìfì ń bẹ́ wáwò nìkan ni mistake ti bẹ́ ń bẹ́ lábò ní sọ́rọ̀ bá kullu amin antum bi khairin gbogbo tẹ́ ẹ hospital ọlọ́run sí ajẹ́jẹ́ o wọn bá tààrà yìí sọ mọ́sá àgbà ní bàdá o brọ́dà ní kàṣẹ rẹ̀ àbíọ̀ ní ọ̀dà ní kàṣẹ rẹ̀ a irú ọjọ́ báyìí mọ́jì ọ̀tánú sẹ̀mí wa látòní brọ́dà ní kàṣẹ rẹ̀ dákun inú dùn nínú ayọ̀ ló já wa kọ́tọ́ di ẹ̀mí mọ́jì àwọn àmì tí ó máa tọrọ kú fún rárá wa mọ́jì àwọn ah, ọlọ́run jọ zakatu fi ìta ń pariwo yìí jẹ́ agbọ̀ káwọ̀ wà ní ẹni tí ó yọ ni mẹ́jì àtọ́ sí gbígbà rẹ̀ ọlọ́run mẹ́jì àtọ́ sí gbígbà rẹ̀ wọ́lọ́dà ní kẹsì rẹ̀ dákùn sí ajẹ́jẹ́ o bí hakila haula wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi khalaqa al-khalqa li ibadati wa ta'ati ahmaduhu wa umajjiduhu wa ashkuru ni'amahu zahiratan wa batinatan wa ashhadu an la ilaha illa huwa shahadatan man yarju rahmatahu wa yakhafu iqabahu thumma usalli wa usallim ala al-mab'uth rahmatan lil alamin نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد بين لنا رسول الله صلى الله عليه وسلم أحكام عيدنا وبلغ رسالة ربه صلوات ربي وسلم عليه حتى تركنا على محجة بيضاء نقية لا يزيغ عنها أباد رسول الله صلى الله عليه وسلم إلا هالكم ومن ذلكم أن رسول الله صلى الله عليه وسلم أمر آدل الأمة وفرض عليهم إخراج زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير جعلها واجبة على كل مسلم صغيرا كان أو كبيرا ذكرا كان أنثى أو عبدا أو حرا جاء هذا مصرحا في الصحيح عندما مسلم عندما مخرج مسلم من حديث عبد بن عمر رضي الله تعالى عنه وارضاهما أن الرسول صلى الله عليه وسلم فرض زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على على على الذكر والأنثى ولحر ولعبد والكبير والصغير من المسلمين وكذلك سبب هذا جاء من حديث ابن عباس رضي الله تعالى عنهما والحديث مخرج في السنن أبي داود بإسناد الصحيح أن صلى الله عليه وسلم فرض زكاة الفطر تورة للصائم من من من اللغو والرفث وتعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداء بعد الصلاة فهي صدقة من الصدقات أمتنا لا بد من إخراج هذه الزكاة قبل الخروج إلى المسجد يوم العيد وقد كان بعض الصحابة يخرجونها قبل العيد بيوم أو يومين صار هذا من حديث أبلا بن عمر رضي الله تعالى عنهما وأرضاهما لذلك قسم آل العلم إخراج زكاة الفطر أربعة أقسام وقت الجواز وهو قبل العيد بيوم أو يومين ووقت الاستحباب وهو قبل الخروج إلى المصلى وكذلك وقت الكراهة وهذا إخراج إخراجها بعد صلاة العيد وقبل غروب الشمس من يوم العيد أما وقت التحريم أن يخرجها الإنسان بعد غروب الشمس من يوم العيد إلى إلى إلى فقد بين الرسول صلى الله عليه وسلم هذه الأحكام بيانا شافيا فنسأل الله تعالى أن يوفقنا باتباع سنة أمة الإسلام فقدر ما يخرج أحدنا صاء من تمر أو من ما يقتاته أهل المدينة كان رسول الله صلى الله عليه وسلم يخرج صاء فالصار النبوي وقد وزنوا بعض أهل العلم فوجدوه كيلوين وأربعين جرام فمن أراد أن يزن الروز أو الفول أو أي شيء مما نكتاته فلا بد له من هذا الوزن حتى يأتي حتى يأتي بزكاة فطره على وجه صحيح أمة الإسلام إذا اقترب يوم العيد هكذا لا بد من الاستعداد لاستقبال العيد كان رسول الله صلى الله عليه وسلم يخرج إلى المصلى يوم عيد الفطر مفطرا وكان يفطر على تمرات سوى هذا مما أخرج من البخاري من حديث رسول مالك رضي الله تعالى نرضاه قال كان صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل التمرات بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمتنا فاعلموا أن يوم العيد يوم فرح وسرور ويوم أكل وشرب ليس بيوم صوم لذلك نهانا رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم العيد أمتنا فللعيد أن يتجمل الإنسان للعيد وأن يخرج من مسجده الذي صلى فيه صلاة الفجر إلى المصلى هكذا كان صلى الله عليه وسلم يفعلون شاهد من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه أخذ ابن أبي شيبة في مصنفه بإسناد حسن أمتنا واعلموا أن صلى الله عليه وسلم كان يخالف الطريق يوم العيد إذا ذهب من طريق عاد أو يرجي من طريق آخر قال بعض العلم ليكثر من التصدق على الفقراء وإلى غير ذلك من الأقوال عند أهل العلم لعلة هذا هذه المخالفة أي مخالفة الطريق لكن لو جاء من حديث جابر بن عبد الله رضي الله تعالى أنهما وأرضاهما أمتنا يوم العيد لا يسن لأحدنا أن يصلي قبل صلاة العيد أو بعد بعدها كذلك كان صلى الله عليه وسلم إذا جاء مصلاه باشر الصلاة مباشرة بدأ بالصلاة صلوات ربه وسلام عليه أمة الإسلام البسوا يوم العيد أحسن ثيابكم هذا دين صلى الله عليه وسلم من أهل العلم من أجاز للمعتكف أن يأتي العيد بثوب الذي اعتكف فيه لكن هذا مخالف لما كان صلى الله عليه وسلم لأنه كان يلبس أحسن ثيابه للعيد أمة الإسلام المعايدة تعايدوا على خير وعافية وصلى الله تعالى أن يرزقكم حسن المعايدة فنسأل الله تعالى أن يرزقنا وإياكم حسن المعايدة وأن يعيد علينا هذه السنة على خير وعافية وعلى بركات ونسأله سبحانه وتعالى أن يتقبل من جميعنا وأن يعيننا على طاعته فهو ذلك قدير وبلجبة الجديد ونسأله سبحانه وتعالى يجعلنا وإياكم ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا دمر أداك أداء الدين اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوعنا يوم تسود وجوع دائك يا أرحم الراحمين ويا أجود الأجودين عباد الله ولمن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسي وصلنا بملائكته وسلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصارق المسدود القائل في مقلب سيئة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا آه، ستنك بانو ṣe tẹ́ bá ṣọwọ́ sí mi lórí mímbàrí ní wà ní حي على الصلاة حي على الفلاح قد الصلاة قد الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استووا استووا واعتدلوا سد الخلل استووا بين المناكب استووا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 وَلَقَدْ جَاءَ آلَ فِرْعَوْنَ النُّذُرُ كَذَّبُوا بِآيَاتِنَا كُلِّهَا فَأَخَذْنَاهُمْ أَخْذَ عَزِيزٍ مُقْتَدِرٍ أَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ أُولَئِكُمْ أَمْ لَكُمْ براءة في الزبر أم يقولون نحن جميع منتصر سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أديا وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس فسقر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدة